إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحافظ ابن رجب رحمه الله تعالى آه wọ́n tẹ̀síwájú láti máa sàlàyé al-ghurba 'inda ahli tariqa ipé kí ní jẹ́ ìjẹ́ àjòjì lọ́dọ̀ àwọn ẹni tó sì pé wọ́n máa jọ́sìn fún Ọlọ́run subhanahu wa ta'ala lódodo kìí sí àwọn tó sì pé wọ́n padà kọjá àlà tó ń padà pé àwọn ní ahli tariqa ara ṣùgbọ́n àwọn tó máa jọ́sìn fún Ọlọ́run subhanahu wa ta'ala lódodo kí ẹ olùkọjá àlà pẹ̀lú ìjọsìn náà sọ ara so àwọn tó ń jẹ́ ìjọsìn fọ́nà ọba sùhátà lọ́lọ́dọ̀ àwọn tó wọ́n jẹ́ arif ni al-Hafiz ibn Rajab ni wọ́n sọ wọ́n ni fakana Abu Sulaiman àti sàlàyé níbi tí al ibn Rajab ta fi sọ pé wàhálò hada àwọn ni وني الغربة عند أهل الطريقة غربتان وني جاجو جي لدى وني طريقة لدى والجسف ونبا سبحانه وتعالى لدوتي سامو بديو ظاهرة وباطنة ايتو ها اتيتو قماني كليتا في مكوكي سادة ونبدع تقول حتى الحافظ بن رجب وجن يكتمروا يبلو إجوسي غا مروا يبلو إجوسي غا تتقوى من ترجمة وتروا يبلو خشية غا àwọn náà jẹ́ ẹni tó mọ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala sí mọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ma ń dámbà wọn Sufi wọ́n sì ma ń sọ̀rọ̀ sí wọn nínú àwọn tíra wọn gẹ́gẹ́ bí fadlu ilmi salaf ọwọ́ gbẹ̀yẹ wọ́n fi sọ àwọn ọ̀rọ̀ tó lágbára gan sáwọn Sufi gan so àti inú in ta fi ma in ce fi wa pé kìí ṣe pé al-Hafidh ibn Rajab wọ́n sọ wọ́n ń gbè lẹ́yìn wọn àmá in tí wọ́n máa ń ma àwọn èèyàn bẹ́ẹ̀ sí nígbà tí wọn wọ́n sì máa ráwọn tó jẹ́ ohun súnnà tó jẹ́ abid àti arif tí wọ́n sì máa lo gbólóhùn Sufi fún wọn gbà náà wọ́n kí yàn kọ́kọ́ wò dáadáa náà bó ti ẹ̀sẹ̀ pé ìgbà ti wà ló ti wá hàn gírí ó ti hàn gírí pé ẹni tó bá lo sófí fún ah, mubtadi'un dallun mudil wọ́n ni wa amma al-ghurbatu al ni ìdí àjòjì àwọn tí wọ́n dọ́rọ̀ ọba mẹ́ بين الخلق كلهم لا يعني يدوب حتى العلماء والعباد والزهاد قال تيما حتى العلماء والعباد والزهاد تيما وعلماء أتنوال جسن أتنوال رئيسا àwọn ẹni yìí jájò ti wọn ó tún máa ń ju àjòjì àwọn mẹ́tẹ̀ta yìí lọ fa inna ulaika waqifuna ma'a ilmihim torí pé ẹ̀ráhùn olùmọ̀ ẹ̀ráhùn olùjọ́sìn ẹ̀ráhùn ráísá olùmọ́dó ti ìmá rẹ̀ ni wa ibadatihim olùjọ́sìn ó dó ti jọ́sìn rẹ̀ ni wa zuhrihim òun sì dó ti ẹ̀yà eh, isa rẹ̀ ni wa haula ẹwà ara wọn tí wọ́n jẹ́ àjòjì ju àwọn mẹ́tẹ̀ta yìí lọ yìí waqifuna ma'a ma'budihim àwọn wọ́n dó ti ẹni tán jọ́sìn fún ni la ya'rijuna bi qulubihim anhu wa himmatuhum

ẹn tó bá já wọ̀rí ìbù in tó wọn ma lé àwọn yíò ma wò pé sí ah, wò fẹ́ sórí láyé ni in tó wọn ma lé ọ̀tọ̀ ni in bí ẹni bá ti wá jẹ́ gọ̀rí ìbù sí láàrin àwọn tó tún jẹ́ gọ̀rí bọ̀rọ̀bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ bẹ́ẹ̀ sí ẹni pé láàrin àwọn tó tún jẹ́ bọ̀rọ̀bá ẹ̀tùn láwọn èèyàn tó ti pa àwọn tún ṣùgbọ́n ìwà rí láàrin àwọn tó tún wá jẹ́ gọ̀rọ̀bá yìí náà àwọn tó ti pé àwọn ò tí ẹ̀ fẹ́ kankan rárá in táwọn ń fẹ́ òun náà ni áàkírọ̀ irú àwọn ẹni yìí ìjájò tí wọn yóò ní agbára gan àwọn èèyàn gbọ́mọ̀ pé ah irú èèyàn wọn ni báyìí irú báyìí ni Suleiman ad-Darani wọ́n sọ al-Hafiz ibn Rajab wọ́n tẹ̀síwájú wọ́n ni wa su'ila an afdalil a'mal wọ́n ni wọ́n tún bí nípa iṣẹ́ tó dájú fabaka wa qala wọ́n wá sun wá sọ pé an yuttala ala qalbik ó ní kí wọ́n na kan wọ́kan rẹ̀ فلا يراك تريد من الدنيا والآخرة فلا تراك فلا يراك تريد من الدنيا وني kí wọ́n máa rí ọ lẹ́ni tó sì pé o fẹ́ nǹkan kan nínú ayé wal-akhirah àti ìgbéǹde ghayra tó yàtọ̀ sí Ọlọ́run bá gangan tó yàtọ̀ sí Ọlọ́run bá gangan wọ́n ni فلا يراك تريد من الدنيا والآخرة غيره وني كما يولني توفيك كنين ويي أتي بندي يا يتصي الله سبحانه وتعالى وقال يحيى بن معاذ وني يحيى بن معاذ نزقي الزاهد وني أنت جاء الرئيس غريب الدنيا يوجا جوجيا يي والعارف أري أنت جاء أنت دارا بما غريب الآخرة òun ó jẹ́ àjòjì gan lójọ́ gbìndẹ̀ Allahu akbar Allahu akbar azahid ẹn tó ráyé sá gharibu dúnìyà yóò jẹ́ àjòjì lójú àwọn èèyàn láyé wal-aarif amẹ́n tó dá Ọlọ́run bá subhanahu wa ta'ala ma tó sì jọ́sìn fún gẹ́gẹ́ bó sì tọ́ àti bó sì yẹ láìsí àdádálẹ̀ gharibu al-akhirah òun ma jẹ́ àjòjì ní ọjọ́ gbìndẹ̀ ni yushiru gọ̀ríbùn bẹ̀yìn ahìlì dúnìyà anna zahid wọ́n ni ó fi tọ́ka sí pé ẹni tó jẹ́ àjòjì yóò máa jẹ́ àjòjì láàrin ẹni tó jẹ́ olùráísà yóò máa jẹ́ àjòjì láàrin àwọn ará ayé ni wàláàrif àmì tó dá ọlọ́ọ̀bá ma tó sì jọ́sì fún ọlọ́ọ̀bá gẹ́gẹ́ bó sì tọ́ àti bó sì yẹ gọ̀ríbùn bẹ̀yìn ahìlì àkhírà wọ́n máa jẹ́ àjòjì láàrin àwọn ará ọ̀run ni la ya'rifuhu al-'ubbadu wala az-zuhad àwọn olùjọ́sìn àwọn olùráísà wọn ò dáàmà إنما يعرفه من هو مثله àwọn tó dà gẹ́gẹ́ bí tiẹ̀ náà wọ́n dáama wa himmatuhu ka himmatihi àti tó yẹ pé èròǹgbà tiẹ̀ ó jọ ti tiẹ̀ náà ربما اجتمعت للعارف هذه الغربات wọ́n ni ó sì ṣe kókó papọ̀ fún ẹni tó jẹ́ àárif ẹni tó dáran ọba ma gbogbo ìran ìjájòjì kulliha gbogbo ẹ̀ pátápátá aw kathirin minha àbí ọ̀pọ̀lọpọ̀ nú rẹ̀ aw ba'diha àbí apá kanú rẹ̀ fala yus'al an gurbatihi irú ẹni bẹ́ẹ̀ tó bá ti kójọ papọ̀ fún a kò ní ìdìkan bí má nípa pé ìjájòjì rẹ̀ ìjájòjì rẹ̀ ó ti dé ògóngó wal-'arifun wọ́n ni àwọn tó ń tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ma zahiruna li ahli dunya wal akhirah wọ́n ni wọ́n jẹ́ ni tí wọ́n padà hàn wọ́n sì borí àwọn tó wà láyé àti tí wọ́n wà ní ìgbẹ́ndẹ̀ qala Yahya ibn Mu'adh wọ́n ni Yahya ibn Mu'adh sọ pé al-abid wọ́n tó olùjọ́sìn mashhurun ó gbajúmọ̀ wal-arif ẹni tó wá jẹ́ ẹni tó dọ́rọ̀ ọ̀bẹ̀mà masturun ó pamẹ́ wa rubbama khafiya halu al-arifi ala nafsihi li khafayi halatihi wa isa'ati adh-dhanni bi nafsihi Allahu akbar wọ́n ni rubbama khafiya halu al-arif wọ́n ni kódà

وني وفي حديث سعد عن النبي صلى الله عليه وسلم وني من حديث سعد عن النبي صلى الله عليه وسلم وني إن الله يحب العبد الخفي التقي بني أتك حديث نبا تنسل فضل الغربة آه، ولا تنبى غربة على الخلطة ní àwọn àyè kọ̀ọ̀kẹ́ ní àwọn àgbàmí pàápàá jùlọ nígbẹ̀yìn ayé so ní pé hadithi hadithun sahihun mukharrajun fi muslim ní pé inna allaha ní pé subhanahu wa ta'ala yọ̀hìbò làábẹ̀dà alkọfíyà tàkíyà ní pé ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ẹrú tó pamá ẹrú tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wà fi hadithi mu'ad àni nabi sallallahu alaihi wasallam wani nínú hadithi mu'ad látọ̀dà nabi sallallahu alaihi wasallam wani inna allaha yuhibbu min ibadihi ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ nínú àwọn ẹrú rẹ̀ al-akhfiya àwọn tó pamá al àwọn tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá alladhina idha hadaru lam yu'rafu àwọn tó ṣe pé nígbà wọ́n bá wà ní ìjòkó kan àbí bá wà níbì kan wọn ò wa idha ghabu lam yuftaqadu tún wọ́n bá sì rí wọn wọn ò lè sàfẹ́kù wọn torí pàwọn èèyàn ò dáwọn mà tẹ́lẹ̀ náà ulaika a'immatul huda àwọn ẹni yìí ni àwọn ẹni síwájú nínú mẹ́nà wa masabihul sọ ní tuba li kulli abidin ó ní lam ya'rif an-nas kò dá àwọn èèyàn mà wa lam ta'rifuhu an-nas àwọn èèyàn náà sì dá àwọn náà mà so ẹni tí ó dá àwọn èèyàn mà àwọn èèyàn náà sì dá àwọn náà mà wa 'arafahu Allahu minhu bi ridwan àmá Ọlọ́run bá dá mà pẹ̀lú yọ́nú ulaika masabihul huda àwọn gangan ni àtùpà ìmọ̀nà tajalla anhum kullu fitnatin mudhlimah gbogbo àdánwò tó dúdú biribiri tó ti pé òkùnkùn biribiri ni ó ma ń ta kó lọ́dọ̀ wọn ni bẹ́ẹ̀ sì ni ó ma ń kó lọ́dọ̀ ti wọn wa qala ibn mas'ud wọn ibn mas'ud radiyallahu anhu sọ pé kúnù ni tí ó sì pé pé ọkàn rẹ̀ ó masabihu dhulab ẹjẹ́ masabihu dhulab ẹjẹ́ àtùpà fún òkùnkùn asọ́ ló ti gbó lára wọn kàtí Ibn Mas'ud sọ ni kúnù jududal qulub khalqana thiyab ẹni tó sì pé asọ́ rẹ̀ ó ti gbó ẹ̀yẹ́ lè máa kalẹ̀ yìí pé àwọn hadithi pọ̀ tó sọ pé kí ẹ máa ṣe ìmọ́tótó bẹ́ẹ̀ ni Ànábì sallallahu tó sọ yẹn pé inna Allaha jamal yuhibbu إن الله جميل يحب الجمال نعم so النبي صلى الله عليه وسلم يقول البذاذة من الإيمان البذاذة من الإيمان إنه حديث أبي أمامة طبعا سنن أبي داود النبي صلى الله عليه وسلم البذاذة من الإيمان النبي ni kí èyàn máa wá sọ ọ̀dọ̀tí nínú ìmáni lọ́wà Allahu akbar Allahu akbar kí èyàn máa fi rò pé àwọn tán torí hadithi wà tó pọ̀ gan tó ń gbé tó ń ṣèyàn lójú kòkòrò pé ah, kí a máa jẹ́ onítótó kí a máa ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ ẹrú tó yẹ kó máa ń waṣọ dáadáa àmá nẹ́bí sallallahu alaihi wasallam sọ fún wa náà kí a máa fi gbàtàn jẹ́ anábí sọ pé albazazatu min al-iman àní kí a máa wọṣọ dọ̀tí aṣọ tó ti gbó nínú iman lọ́wà mọ́tàkó pẹ̀lú pé anábí sọ

ẹni tó bá ṣe yóò gbàládà rẹ̀ ìwọ́kọ́ ni ṣẹ̀ríà sọ kalẹ̀ fún náà wọ́n ni wa qala ibn Mas'ud ibn Mas'ud sọ pé kunu jududal qulub ẹ jẹ́ ni tó ti pé ọkàn rẹ̀ ó mọ̀ tuntun khalqana thiyab àmá aṣọ rẹ̀ ó wallahi kò yán gánwájú ọlọ́ọ̀bá ẹni aláwọn ní táwọn èèyàn ní kàkún láyé ẹni táwọn èèyàn ní kàkún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn èèyàn ní kàkún láyé ah, eléyìí eh, vulcanizer ni eléyìí electrician ni eléyìí kìníkan ni ẹkà máa wáṣọ dọ̀tí kí ni so anábi ni albazaza tu min al-iman ìtàn pè ní albazaza òun ni kí máa wáṣọ tí tẹ́mà ní baza athawb ìtumọ̀ ni pé ah, baliya ó ti gbó ìtàn bẹ́ẹ̀ wọ́n ni Ibn Mas'ud tẹ̀síwájú ní masabiha dhulam ẹ jẹ́ àtùpà fún òkùnkùn ẹ kà máa jẹ́ àtùpà fójú àwọn èèyàn pẹ̀lú aṣọ àmọ́ òkùnkùn gangan lẹ́yìn gan fún agbárí àti làákàyè àwọn èèyàn wọ́n ni takhfuna ala ahli al-ardi tẹ́ pamọ́ sí àwọn èèyàn wa tu'rafuna fi ahli as tí wọ́n sì dáyí mà ní sánà Allahu akbar kọ́nà kò sí wábẹ̀ fa'aulahi akhasu ahli al-ghurba al-hafiz àwọn tó wà nínú hadith tó lẹ́ni pé wọ́n gbé wọn dìde pẹ̀lú àìsà aléhìsára ọ̀hún bẹ́ ìna ahìlẹ̀ الآخرة wọ́n ní láàrin àwọn ẹni ẹni ìgbéǹde àwọn ẹni àwọn ẹni alkiyama àwọn ẹni ọlá táwọn ọmọ ronú pa alkiyama a'azzu min alkibiriti al-ahmar wọ́n ní ọlá ju red gold lọ wúrà pupa lọ fa kayfa yakunu haluhum bayna ahli dunya allahu akbar nígbà tó bá jẹ́ báyìí láàrin àwọn ẹni àwọn èèyàn ọjọ́ ọgbẹ́ǹde báwọn wọ́n sì jẹ́ láàrin àwọn èèyàn ayé وتخفى حالهم غالبا على الفرقتين سيسي وأمان قما لقو لقو باسيا ويجميجي كما قال كيبي على أولوني سيسقي تواريت عن دهري بذل جناحه فعيني ترى دهري وليس يراني ولو تسأل الأيام ما اسمي لما درت وأين مكاني ما عرفن مكاني وأين مكاني ما عرفن مكاني قل تواريت عن دهري ó ní mi gbéra mi pamọ́ kò ní ilé abẹ́ ìyẹ́ rẹ̀ abẹ́ ìyẹ́ rẹ̀ tawaraitu an dahari bi zilli janahihi bíbà pé kìnáyà fún òun kò ní ayé òun wá lọ sí abẹ́ ayẹ bògí tọ́lọ́ọ̀bá fa'aini tara dahari wa laysa yarani ó ní ojú òun òun fi ń rí ibùgbé tóun òun fi ń rí ayé tóun tóun wà gangan wàlé ìsáyàrá ni a máa ayé tóun ò tí ìrọ̀hun báyìí wàláwó tẹ́sàríl ayyáma masmila máa dárọt oní tó bá bí ìgbà ní pé kí ló kọ òun ní pé kò lè dáhùn ma ìtumọ̀ ní pé àwọn èèyàn ayé ìgan ò dáhùn ma wà áyìnà makani máa rọ̀fà nà makani oní tó bá bí ní pé ibo ni gbogbo òun tó bá bí àwọn èèyàn tó bá bí ìgbà al-ayyam jùmọ́ ni pé tó bá bí ìgbà tó bá bí àwọn èèyàn tó bá bí wọn pé aina makani ibo ni gbogbo òun ma arafan na makani ó ní okay makani ní pé ìgbàgan ní pé ìgbàgan ò lè àbí ìgbà ò lè dá àyè wọn ma so àrọ́fìnà jama'u mu'annas látara fi'l al-madi ó ní wa man zahara minhum linnas فهو بينهم ببدنه الحافظ رجب سقوي ان تبا هان àwọn àjòjì láàrin àwọn èèyàn ó kàn wà láàrin wọn pẹ̀lú ara rẹ̀ ní o qalbuhu mu'allaqun bin nadari al-a'la ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ó so papọ̀ mọ́ àwòye tó ga jùlọ kama qala amirul mu'minin gẹ́gẹ́ bí amirul mu'minin ṣe

tí wọ́n pa oríṣiríṣi ọmọ kásà fi fi àwọn gùlúwù wọn nínú ìjọsìn kásà bá fi rìnlẹ̀ náà ni wọ́n ni rahimahallah ṣùgbọ́n Rabi'atul Adawiyya gẹ́bí alimamu Dhahabi gẹ́bá sí dákọ nínú Siyaru A'lamin Nubala wọ́n ni kanat 'abida orin yẹ pẹ̀lú àwọn òròyìn dáadáa alimamu Al-Albani àwọn náà sí táwọn sófí ma ń dákọ̀ọ́ يرالق ولقوره وإنما كانت رابعة العدوية رحمها الله تعالى تنشد في هذا المعنى وإن رابعة العدوية نمن سقي ولقد جعلتك في الفؤاد محدثي وأبحت جسمي من أراد جلوسي ولقد جعلتك في الفؤاد محدثي ولمتفي وسيوكا lẹ́ni tí mi wọ́n bá sọ́rọ̀ ìwọ nìkan náà ni mi wọ́n bá sí wa abahtu jismi man arada julusi mo wá gbé ara mi kalẹ̀ fẹ́ni tó bá fẹ́ máa bá mi ṣe nígbé ẹni tó bá fẹ́ máa interact pẹ̀lú mi tó bá fẹ́ máa bá mi jòkó àbí bá mi ṣe فالجسم مني للحبيب مؤانس وحبيب قلبي في الفؤاد أنيسي وني فالجسم مني للحبيب مؤانس وني آراتمو وني للحبيب مؤانس وني فوين تبا جاء olólùfẹ́ ó ma ń jẹ́ nǹkan tó ma ń kípù company wa mu'anis ń pè ní companion wọ́n ni faljismu minni lil habibi mu'anisun oni wa habibu qalbi oni àmẹ́ ẹni tó jẹ́ olùfẹ́ tọkàn tòun gangan o fil fuadi anisi tó ipò wà ní ẹ̀mí òun òun ló jẹ́ companion tóun wa aktharuhum wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn la yaqwa ala mukhalafati al-khalq wọn lágbára àti máa rúpọ̀ máwọn èèyàn gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ gbọ́rọ̀ bá wọn ìfẹ́ rúpọ̀ máwọn èèyàn wa huwa yafirru ila al-khalwa wọ́n máa ń sálọ lọ sí ibi pé ká dáwà khalwa tí wọ́n mú wá láyé ò sí dísínkọ́ ha kẹsẹ̀ kọlùwà ti sí o kẹsẹ̀ kọlùwà ti sílẹ̀ kan sí o kẹsẹ̀ kọlùwà tí yàn lè kírun ọ ma jẹ gúgúrú àti jẹgújẹ tọ̀ kí wọ́n dáwà tí ò ní lọ jama'a la jama'a ta wala wọ́n lọ dáwà kó bá kó wà ní kọ́mpínì olólùfẹ́ rẹ̀ ولهذا كان أكثرهم إديني تيو قلوكم يطيل الوحدة تفهم من دواء تفهم من ودى آه، الخطابي تيما سلاسي وني تراك توقع وني العزلة والخلطة نعم ikanna awon bidan na náà kọ tíra al-uzla wal-khulta ke a má jẹ pẹ̀lú rẹ̀ tíra àwọn bidan ni tíra Salman al auda na'am so ṣùgbọ́n ìkanná àfá salaf safásunnà eh, wọ́n kọ tíra al-uzla wal-khulta so tíra tó lè sànfàní wọ́n ni ah, wa qila li ba'dihim wọ́n ni wọ́n sọ fún apá kanú wa pé ala tastawhish ní pé só rí àrẹ́lẹ́ tó ma ń dáwà ní qala man zakaroni mo ń jòkó ti ẹni tó ń dákọ̀ mi wa qala akhar bóyá gbogbo àwọn nǹkan báyìí náà làwọn ní ń súfí wọ́n sì gbọ́ tán gbé lọ àwọn àyè tó ga ju bó ṣe kán gbé lọ tẹ́lòmí wọn rògbó òun ti rògbò máa lọ́n gangan so Allahu musta'an gbogbo àwọn ilé ó ní mahmal tó wà hasan tí a lè fi gbọ́yé ó ní mahmal tó wà hasan ó ní àgbọ́yé tí a lè gbélé tó dáa wọ́n ni wà kọ́lá akhar wọ́n ni ẹlòmí sọ pé hal yastawhishu ma'a Allahi ahadun wọ́n ni ó bèèrè pé à ah, sí ẹnìkan tí ẹ̀mọ́ ń jájú jì tó bá wà pẹ̀lú Ọlọ́run Ọba wa an ba'dihim wọ́n ni ẹnìkan wọ́n tún sọ pé ìdí ni pé kò ó kéré lẹ́ni tó máa ń síkì companionship ọlọ́run ọba ni wa kana Yahya ibn Mu'adh wọn ni Yahya ibn Mu'adh kathir al-uzla wọn ló jẹ́ni tó máa sábà dáwà wal-infirad ilé wọ́n sì ròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn salaf wọ́n fi ròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn salaf pé wọ́n sábà dáwà ni yàtọ̀ sí ìgbà tán bá ń kọ́ àwọn Yahya ibn Mu'adh wọ́n Yahya ibn Mu'adh كثير العزله وجنتم الدواء والانفراج اتي ما داس فعاتبه اخوه فقال له ونيما يالي كما اوباويسي وصفوا ان كنت من الناس فلا بد لك من الناس وانت باي بي اترى اوان ايان لو تي واو كو سيتا بي سوبو او ني بوكاتا سي فقال يحيى ان كنت من الناس فلا بد لك من الله الله أكبر wọ́n Yahya ibn Mu'adh sọ pé tó wáyé pé èyàn ní òní tàbí ṣùgbọ́n òní bùkátà sí Ọlọ́run Ọba kò sí tàbí ṣùgbọ́n òní bùkátà sí Ọlọ́run Ọba wa qila lahu wọ́n ni wọ́n tún sọ fún Yahya ibn Mu'adh pé idha hajarta al-khalq ma'a man tu'ish tó bá fi gbogbo èyàn lẹ̀ tó ló bá وأنشد إبراهيم بن هدهم وني إبراهيم بن أدهم ولو ناس ولا رعا سلف ريري العابد الزاهد وني هجرت الخلق طروا في هواك وآتيت العيال لكي أراك وني هجرت الخلق طروا في هواك وآتيت العيال لكي أراك oni hajartul khalqa oni mo pa àwọn ẹ̀dá tí tarwan fi hawaka láti folo láti wá sí ibi atẹ́gùn tẹ̀ láti fò wá sí ibi atẹ́gùn rẹ̀ wa ataytul iya ayala mo sì di aláìlẹ́bí mo pa gbogbo mọ̀lẹ́bí tí likay araka kí n bá fi rí ìwọlọ́ọ̀bá falau qata'tani fil hubbi إربا إيه لما حن الفؤاد إلى سوك وني فلو قطعتني في الحب إربا إيه لما حن الفؤاد إلى سوك وني فلو قطعتني في الحب إربا إيه وني توبا توبا جمي كون بفارق إربا ìmọ̀ tán gbà lérò pẹ̀lú ìrìbá ń bí àbí ìrìbá ni ìrìbá pé lẹ́ni tó ní bùkátà lámà ṣánà al-fuadu ila suka ó ní ìbáyé gangan ni ọkàn ó ma wọ́n ma jẹ̀rán láti wá sí àyíká rẹ̀ wọ́n ni wà ó ti babnu Ghazwan wọ́n ni wọ́n bá ibnu Ghazwan wí ala khalwatihi pẹ̀lú bó ṣe máa ń dáwà gbogbo gbà faqala ó ní inni asabtu rahata qalbi fi mujalasati man ladayhi hajati ó ní òun rí ìfọ̀kànbalẹ̀ ọkàn pẹ̀lú pé kóhun máa bẹ pẹ̀lú ẹni tó sì pé bùkátà wọn wà lọ́dọ̀ rẹ̀ wàlí gurubatihim minan nas torí pé wọ́n jí àjòjì lọ́dọ̀ láàrin àwọn èèyàn rubbama nítorí pé wọ́n jí àjòjì láàrin àwọn èèyàn ìgbà wọ́n máa ń fi wèrè ti sọ́dọ̀ apákanu wọn لبعد حاله من أحوال الناس طيب سيسي تياتو سيسي في عوانيا كما كان أويس يقال ذلك عنه دابي ومن سين صبي سي أويس ومن صبي سي أولا سيما قوي أويس أويس القرني آه نكوي حديث ينلقي عن النبي صلى الله عليه وسلم نكوي نكوي àwọn hadithi mi orinlẹ̀ tó ti pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ orinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn hadisi tó wọ́n pa rẹ̀ da'ifun mawdu' ṣùgbọ́n àwọn hadisi mìíràn lẹ́n pa Uwais al-Qarni Ànábì sallallahu alaihi wasallam sì gba Umar níyànjú nínú hadisi tó nílẹ̀ pé ní pé kó rí Uwais ní pé ní pé lára àwọn tó sì pé law aqsama ala Allahi la abarwa ní pé tó bá lè bọ́ tọrọ àforíjì bá kó ya bọ́ tọrọ àforíjì so wọnù àdísì wọnù muslim lára wọn àdísì tí a máa ń fáwọn èèyàn wípé èèyàn lè sọ fún èèyàn kó sàdúwà fún èèyàn ni so èèyàn lè sọ fún èèyàn kó sàdúwà fún èèyàn ni so uh, eléyìí wà khas pẹ̀lú always uh, alkọ́rọ̀ ní nìkan ẹni tó wà pé wà khas ó túnmọ̀ pé kò sẹ́ni tí ó lè sàdúwà fún èèyàn mọ́tọ́lọ́wọ́ gbà

ní pé má gbàgbé wa nínú àwọn àdúrà rẹ̀ ní pé àdísì àdísì tó lẹ́ni àdísì ilé tó lálàáfíà ńkọ́ ní pé Ànábì sallallahu alaihi wasallam sọ fún Umar so àdísì ilé lálàáfíà so in tó rìnlẹ̀ jù o ní pé èyàn lè sọ fáwọn ẹni tí a bá rí àpẹẹrẹ dáadáa lára rẹ̀ àpẹẹrẹ ìsúnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láàrin ẹni sọ fún pẹ́kọ́ báyàn bẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kò sí nǹkan tó ṣe rà nínú tó wá látọ̀dọ̀ àwọn salaf tó pọ̀ ní ìfẹ́ sọ pé tàwátárọ̀ ní torí pé ìmọ̀ bóyá tàwátárọ̀ ò nínú tó wá tó pọ̀ látọ̀dọ̀ àwọn salaf ní inú tírà Shaykhul Islam Ibn wọn Risalatul Madaniyya wọ́n kọ síbẹ̀ pé wala tansana fi khassati du'aikum àti tó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ àwọn salaf tó pọ̀ bẹ́ẹ̀ tó mọ́ ń lò bẹ́ẹ̀ sí ráwọn náà wọ́n ni wọ́n ma kana uwais yuqalu dhalika anhu wọ́n ni uwais tí annabi sallallahu alaihi yìí nínú hadithi tó nílẹ̀ ní pé wọ́n ma ń pè ní majnun la'allana naqra haditha rasulullahi sallallahu alaihi wasallam fihi bẹ́ẹ̀ wọ́n ní bó ṣe wọ́n sahihi muslim wọ́n ní عن أسير بن عمرو ولا تدع أسير بن عمرو ويقال ابن جابر ومن ماذا من قيل ابن جابر قال كان عمر بن الخطاب وني عمر بن الخطاب إذا عتى عليه أمداد أهل اليمن وني تيا وين يتبقى ولا اليمن تباتي وابا سألهم يوبوا أفيكم أويس بن عامر وني سي أويس بن عامر سوى لاني hatta ata ala uwais títí tó fi rí uwais radiyallahu anhu faqala lahu ó wá sọ fún pé atat uwais ibn amir wọ́n ni a tán fi wá sọ fún pé a uwais ibn amir ti dé o faqala na'am ó ní bẹ́ẹ̀ ni qala min muradin thumma min qaranin wọ́n ni láti ìlú murad láti qarani qala na'am ó ní ni qala fa kana bika barasun ó ó ní ó jẹ́ adẹ́tẹ̀ tẹ́lẹ̀ fàbúrí àti mínú wọ́n wá ọlọ́wọ́ bá wú ọ̀sán illa mawbi dirhamin àyàfin tó kéré tó dà bí coin tó dà gẹ́gẹ́ bí owó ẹyọ báyìí lókù qala na'am ó ní bẹ́ẹ̀ ni qala laka walida ó ní ó ní ìyá bẹ́ẹ̀ ni mo ní قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وإن دوري مبو تي اوجي الله با كو سو بي ياتي عليكم عويس بن عامر وني انا بي ني عويس بن عامر قد وابا يو مع امداد اهل اليمن ولا هو يدق نينو اليمن من مراد هو ولات مراد ثم من قرن لين هو ولات قرن كان به برص اني آه اني اجادته فبرأ منه وسان illa mawdi'a dirhami àyàfi tó kéré bí owó ẹyọ báyìí ló kù lára rẹ̀ lahu walida ó ní ìyá huwa biha barun ó sì jẹ́ ọmọ dáadáa sí ìyá rẹ̀ law aqsama ala Allahi la abarrah tó bá búra pọ́lọ̀wọ̀n bó sì nǹkan Ọlọ́run Umar wá sọ pé a ah, tọrọ àforíjì fún mi fastaghfara lahu ó sì tọrọ àforíjì fún faqala lahu Umar Umar ní ibo ló ń lọ aina turid qala al-Kufa ó ní Kufa qala ala aktubu laka ila amiliha wọ́n ní a ṣe kí n kọ̀nkan kan fún ọ lọ sí ẹni tó jẹ́ Kufa wọ́n qala wọ́n Uwais al-Qarni sọ pé akunu fi ghurba'i nasi ahabbu ilayya kí n wà ní àjòjì sáwọn èèyàn káwọn yẹn mọ̀ mí òun ni mo nífẹ̀ẹ́ sí jùlọ Allahu akbar falamma kana min al-aam al-muqbil Allahu akbar wọ́n ní ní ọdún tí ó kàn hajja rajulun min ashrafihim wọ́n nínú àwọn tó jẹ́ àwọn èèyàn yìí nínú Yemen nínú ó wá ṣe hajj fawafa Umar ó wá pàdé Umar فسأله عن ويس عمر وابن ويس فقال تركته رث البيت ó ní mo fílẹ̀ lẹ́ni tó sì pé ilé rẹ̀ ó gbẹ́ kọ̀rílẹ̀ mẹ́ta ẹni tó sì pé nǹkan jẹ nǹkan mú rẹ̀ ó kéré ni Allahu akbar Allahu akbar Allahu akbar wọ́n ni ah, wa fi riwayatin li Muslim nínú ẹgbàwámi tó wánu Muslim wọ́n ni قد قال رسول الله صلى الله عليه وسلم عمر náà ló ń sọ̀rọ̀ pé inna rajulan nípa arákùnrin kan ya'tikum min al-yaman yóò wà báyìí láti yemen yuqalu lahu uwais wọ́n pè ní uwais la yada'u bil yamani ghayra ummin lah kò fílẹ̀ sí yemen ju ìyá kan tó nílọ qad kana bihi bayadun wọ́n ni ó ní adẹ́tẹ̀ wà lára rẹ̀ fada'a Allahu ta'ala fa adhhabahu ó bá pè ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá wájí kó lọ wọ́n máa ń lo lára wọn baros ń gbà mí wọ́n máa ń lò fún kíyàn ẹ̀yàn baros nǹkan pọ̀ fún tá máa ń lò fún ní ọ̀dàwọn lárúbáwá baros wọ́n máa ń lò fún kíyàn jẹ́ àfin náà gbà mí wọ́n máa ń lò fún kíyàn jẹ́ jẹ́ àfin nígbà mí wọ́n ní fadaa Allahu ta'ala fa adhaba wọ́n wá bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá wájí kó lọ ila mawdi'a ad-dinari aw wọ́n ní àyàfi àyè tí ó kú gbogbo ya bí wóró kan wóró owó ẹyọ faman laqiyahu anábì ẹni tó bá pàdé rẹ̀ minkum ẹni tó bá pàdé rẹ̀ nù yíò falyastaghfir lakum kó yà tọrọ àforíjì fún yí Allahu akbar hadith iná wọn nù sahihi muslim nínú riwaya mi wọ́n rajulun yuqalu lahu Uwais alákùnrin kàtàn pè ní Uwais lahu walida ó ní ìyá lóbìnrin wa kana bihi bayad ó wá jẹ́ tó sì pé ó jẹ́ ẹn tó ní ẹ̀tẹ̀ lára famuruhu falyastaghfir lakum ẹ̀pá láṣẹ kó tọrọ àforíjì fún yóò al-Hafidh ibn Rajab ẹni tí a nàbí sallallahu alaihi wasallam ròyìn tó báyìí pẹ̀lú ọlánlánláì al-Hafidh Rajab sọ pé wọ́n máa ròyìn rẹ̀ pẹ̀lú wèrè ń gbàmí torípé ẹwọ́n tí àwọn ah, fi ròyìn rẹ̀ ní Sahihi Muslim pé òun bá lẹ́ni tó ti pé ah, kò ní kankan lè rẹ̀ bẹ́ẹ̀ sì ni qalil al ẹni tó ti pé ìjẹ̀mú rẹ̀ kò ní ìjẹ̀mú ni so bá sì ròyìn rẹ̀ nínú ah, hadithi ni bá sì ròyìn nínú hadithi náà al-Hafiz Ibn Rajab sọ pé wọ́n máa ń ròyìn ní pé bí wèrè ń gbà míì so torí pé m'a bó dawa, máa fẹ́ dáwà torí pé ọlọ́run bá kò fẹ́ kí nǹkankan kọlù tí ó fi kú láyé tí ó fi lọ bọ́lọ̀ Allahu akbar àwọn kan wà bẹ́ẹ̀ tí wọ́n ti rí àkíkọ́ ayé pé kìí sọ òdodo wọn kọ́ lòdodo gbogbo tí ó jẹ àwọn ológun náà ni pé báwo làwọn kàn ṣe ti ẹ̀ tí wọ́n kàn kọjá láyé tí wọ́n sì lọ bọ́lọ̀ ọba Allahu akbar tí a bá lè ṣe báyìí kò wá dáa pé in tí ó jẹ hamu rẹ̀ náà ni pé bóò ló tẹ̀ sí búkà sí lálé lọ tó sì lọ bọ́lá ọba subhanahu wa ta'ala wani wal al-hafiz ibn rajab wọ́n tẹ̀síwájú ni wa abu muslim al wani abu muslim al-khawlani lára zahid náà wani kathira lahji ó jẹ́ la yafturu lisanuhu kìí fi àwọn rẹ̀ lẹ́ngbà kan faqala rajulun li julasa'ihi alákùnrin kan wá sọ fáwọn tó jòkó ti pé amajnunun sahibukum ṣé wèrè ni alákùnrin tó wà pẹ̀lú yín ni faqala abu muslim abu muslim wá sọ pé yabna akhi lakin hadha dawa'ul majnun ọmọ ìyá mi eléyìí gangan ni ìwòsàn fún wèrè akbar ẹ̀tún wo gbogbo àwọn ẹni ẹwọ bí Ọlọ́run bá ṣe fún wọn ní àwọn ọ̀rọ̀ tó dáa gbogbo wọn ẹwà àwọn ọ̀rọ̀ sánsọ sí wọn ẹwọ́n tán fi ń dá padà láti bíta tí ń kà ẹni tán bí pé aláta stawhish ẹwọ ọ̀rọ̀ tó fi dá padà ẹni tán bí pé in kunta minan nasi fala budda laka minan nasi ẹwọ àwọn ọ̀rọ̀ ẹni tó wáyé pé ọ̀rọ̀ rí wọn ló wánú haditha nabi sallallahu alaihi wasallam pé uzkurullaha ẹ máa rántí ọlọ́wọ́ bá hatta yaqulu majnun wọ́n ni rántí ọlọ́wọ́ bá nígbà nabi sallallahu alaihi wasallam pé rántí ọlọ́wọ́ bá títí tí wọ́n fi máa pè ọ ní wèrè hadithi ó wà nù musnad imam ahmad bẹ́ẹ̀ ni ó wà nù sahih ibn hibban àti mu'jam at-tabarani àti mustadrak al-hakim àti al-imam al-bayhaqi wọ́n yọ jáde nínú shu'ab al-iman àti àwọn kútùbì mìíràn ibn asakir fi tarikh Damashq àti àwọn tírà míì náà hadithi hadithun da'if hadithun da'if ṣùgbọ́n àwọn olùmọ́sí ya pẹ̀lú ń parẹ̀ ṣùgbọ́n èyí tó fẹ́ tẹ́sùn wọn náà ni pé hadithu tó jẹ́ da'if ni hadithu tó jẹ́ da'if ni torí pé èyàn kan wà nínú riwaya rẹ̀ tán pè ní darwaj وني دراج وني الإمام أحمد يسطي أحاديثه مناكر دراج أبو سمحي أبي كيلو كوري دراج ابن سمعان أبو سمحي وني الإمام أحمد يسطي حديثه منكر وني آه، أبو عبيد الآجري ọgbà látọ̀dọ̀ Abu Dawud pé ahadithuhu mustaqima illa man kana min abil haitham abutọ̀dọ̀ abul haitham ló sì ti gbélé wa wani wa qala fi mawdi'in akhar wani alimamun nasa'i tún sanbó wani alimamun nasa'i sọ pé laysa bil qawi wani kò sínú àwọn tí ó strong inú hadith wọ́n ni wà qala fi mawdhi'in akhar wọ́n tó sọ́nbò mi pé munkarul hadith ní pé hadith rẹ̀ munkar ni wa qala abu hatim abu hatim sọ pé hadithuhu da'afun al-imam ad-daraqutni al-imam hadith rẹ̀ da'ifun ni wọ́n wọ́n tún ni matruku ni tí wọ́n sọ ṣáhá rẹ̀ Imam al-Albani àwọn náà da'afa rẹ̀ nínú silsilatul ahadith ad-da'ifa wọ́n da'afa riwaya tó gbálátọ̀ Daraqi wọ́n da'afa rẹ̀ nínú silsilatul ahadith ad-da'ifa bákan náà Imam al-Dhahabi wọ́n da'afa rẹ̀ nínú Mizanul I'tidal الجرح الجرح المفسر مقدم على تعديل الجرح المفسر muqaddamun ala ta'dil tí èyàn bá sáyàn lọ́gbẹ́ tó bẹnu àtẹ́lù yàn tó sì sàlàyé ìdí tó fi bẹnu àtẹ́lù wọ́n gbọ́lá fún lórí ta'dil awárí àwọn àìmà àwọn àìmàtun nuqad tí wọ́n jẹ́rọ ọ̀há alákùnrin yìí ó túnmọ̀ pé a gbọ́lá fún سلسلة ضعيفة شيخ أحمد الشاكر شيخ أحمد الشاكر أنا دعا عفر إنه تحقيق وتوصفون مسند إمام أحمد سو حديث ضعيف كما كما هو قبيا وإلومي دراج أبو سمحي نقبيا وإلومي وقبيني داباس به سبحان تو تسمع وناني ضعيفني ضعيفني سو حديثي حديث ضعيف wọ́n ni wọ́n kọ́lá al'asan wọ́n ni wọ́n kọ́lá al'asan alhafin rajab sọ pé al'asan sọ fi wasfihim nípa nígbàtí fẹ́ ròyìn àwọn àjòjì wọ́n ni idha nadara ilayhimul jahil wọ́n ni sí aláìmọ̀ká tó bá wù wọ́n hasibahum marda àbí hasabahum marda hayat wọ́n ni a ah, táwọn yẹn bá ròyìn wọn pẹ̀lú kórẹ̀ wọ́n ni àbí wọ́n yàwó rẹ̀ wọ́n ni a ah, wọ́n ti dárò àwọn èèyàn ti dá nǹkan àyíká tó alámọ̀dí tó ní agbára wọ́n ti dárò hayat kò jọra wọn wallahu wallahi oní gbọ́gbọ́ra pẹ̀lú ọlọ́wọ́ bá mashghulun an Ahsan al-Basri ló fi sọ pé wa hurmatul wuddi ma li ankum audun wa laysa li fi siwakum sadati gharadun Ọlọ́run búra wa hurmatul wuddi ó ní ìjẹ́ ìjẹ́ ìwọ̀ àti ọlá bẹ fún ìfẹ́ ma li ankum audun ọlọ́run ní àwọn ẹlòmí tó wọ́n fi rọ́pọ̀ èyàn àjòjì tó lè pẹ́yìn lẹ́sùn mọ́lọ́run jù walaysa li fi siwakum sadati gharadun ó ní àìní tó yàtọ̀ sí ẹ̀yin o ẹ̀yin tẹ́ jẹ́ olórí mi yìí o ìní èròǹgbà sáwọn ẹlòmí tó yàtọ̀ sí wa qad sharrattu ala qaumin sabahtuhum ó ní pé ọkà tèmi o ọ̀dọ̀ tí yí ló wà o yàtọ̀ sí àwọn o faradu wọ́n sì yọnu sí wà min hadithi bihim qalu bihi maradun nínú àwọn ọ̀rọ̀ mi tí mo ń sọ fún wọn ní à ah, mo ti sàárẹ̀ o faqultu la zala anni dhalika almaradu èmi wọ́n sọ fún wọn ah, ní pé ó fún alákùnrin kan mọ́ràn wá sọ fún pé istahi min Allah ma a tijú ọlọ́run ba kama yastahi min rajulayni min salihi ashiratik wala yufariqunak wala yufariqanak wala yufariqanik wani istahi Allah ma ti jọ lọ́wọ́ báwọ̀ kama tastahi min rajulaini min salihi ashiratik gẹ́gẹ́ bó ṣe ma ń ti jọ àwọn èèyàn méjì nínú àwọn tó jẹ́ ọlọ́lá inú mọ̀lẹ́bí rẹ̀ la yufariqanik tó ti pé wọn ò yapa rẹ̀ nígbà tó pé wọn yapa rẹ̀ nígbà kankan hadithi rí bí àjòjì hadith sahih ni hadith tó tó lálàáfíà ni so uh, hakama alayhi al-huffaz bis-sihha àwọn ulama wọ́n dájọ́ lé hadith náà lórí pẹ̀lú pé hadith tó wà sahih ni lára wọn òun náà ni al-imam az-zahabi lára wọn tó dájọ́ lé lórí pé uh, hadith sahih náà ni òun ni uh, al-imam al-albani al-imam al-albani المحدث محدث العصر سو وندا جولي نبي حديث حديث صحيح حديث صحيح سو الامام الباني امام واني مسلم ما صحيح واني ما في حديث اخر واني نينو الاحفظ رجب سوكي نينو حديث مواكي سئل صلى الله عليه وسلم وبيع النبي صلى الله عليه وسلم ما تزكية النفس بول ينسي وصف يميري ما قال أن يعلم أن الله معه حيث كان نبي كل ما نبي الله سبحانه وتعالى هو قلول نبي بمي تباوا حديث آه، أخرجه أبو داود في سننه الإمام أبو داود مبا جادي من سننه والإمام الطبراني في المعجم الصغير الإمام آه، الباني وسي وصححاري آه، wọ́n ní isnadu rijalihi eh, rijaluhu thiqat wọ́n ní gbogbo àwọn tó wà ń bẹ thiqat ni wọ́n thiqat ni gbogbo àwọn tí ó wà ń bẹ ah, bákanáà ah, tàbí sọ àhá rẹ̀ nínú àwọn olùmọ̀ àwọn tó tún sọ àhá hadithi yìí òun náà ni almuhim sáà ni pé àwọn rijalu rẹ̀ thiqat ni ó ti tó wa ní pé Sheikh Al-Albani ti sọ àhá rẹ̀ wọ́n ni wọ́n fi hadithin akhar nínú hadithi mi anhu sallallahu àwọn gbogbo àwọn hadithi ó ń sẹ́yàn lójú pé kí yàn sá dáwà pẹ̀lú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni thalathatun fi dhilli fi dhilli llah yudhilluhumullahu fi dhilli yawma la حيث توجه علم أن الله معه alákùnrin kan tó ṣe pé gbogbo bí tó bá ń lọ gbogbo bí tó bá dájú kọ yóò mọ̀ mọ̀ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala wà pẹ̀lú òun bó ti ẹ̀ṣẹ́ pé lam ala isnadin li hadha al pé mẹ́rí isnadin fún hadithi so ala qillati ilmi bẹ́yà torí pé ó ní shahid ó ní shahid fún àwọn nǹkan méjì tán fi rìnlẹ̀ wọ́n fi zílù rìnlẹ̀ ó ní shahid ó sì tún ní shahid fún ẹni tán fi rìnlẹ̀ pé yóò wà lábẹ́ zílù pé ẹni tó máa ń wà rọ́ọ̀bá ẹni tó máa ń mọ̀kọ́lọ́ọ̀bá wà pẹ̀lú gbogbo ọba عنه ni ó wà ní hadithi sab'atun ní pé nípò orin látọ́dà nàbí sallallahu alaihi wasallam bí pa ihsan anábì ní faqal an ta'budu allaha ka'annaka tarahu ní pé kó jọ́sìn fún ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí gbà kó rí fa in lam takun tarahu fa innahu yarak hadith ilé mashhur ní pé hadithun mashhur ní pé hadith tó gbajúmọ̀ láàrin àwọn èèyàn kìí sí mashhuru islam afáàdádì sí mo bí an ta'abudu allaha ka annaka tara ó jọ́sìn wọ́n wa gẹ́gẹ́ bí àkórí fa in lam takun tara gẹ́gẹ́ bó ti ẹ̀sẹ̀ kó rọ lọ́wọ́ ba fa innahu yara ọ̀kọ́lọ́wọ́ bá rí ọ wa li abi ibadi fi hadha al-ma'na wọ́n ló ní àwọn orin kan tó kọ tó dá asa abi qawlihim fi makhluqin wọ́n ní wọ́n ní ó ti ṣùgbọ́n ó sì àwọn àṣìṣe kọ̀ọ̀kan níbi àwọn in tó sọ nípa ẹ̀dá waqad aslahtu minha abiyatan wọ́n ní al-Hafiz Ibn Rajab sọ mo tún àwọn mo tún àwọn abala kọ̀ọ̀kan nú ìyẹn mo tún ṣe hatta istaqamat ala at-tariqa títí tí ó ẹlẹ́ẹ̀kejì wọn ò fẹ́ fílẹ̀ kí ìwíkúwì kó wà ní tíra wọn so wọ́n tún ṣe síwájú kó tó di pé wọ́n gbé e sínú tíra wọn wọ́n wá sàlàyé pé àwọn tún abala orin yìí ṣe o nígbàtí ẹ sàdíìsì bẹ́ẹ̀ sì ni kèsì asar wọ́n ni كأن رقيبا منك يرعى ni táwọn èèyàn sọ pé wà lápọ̀ tún tó nílẹ̀ nínú hadithun da'if ní pé màláíkà tó wà lápọ̀ tún pé ọkọ̀ rẹ̀ raqib ni ka'anna raqiban minka yal'a qawatiri ní pé raqibo ní pé ń sọ àwọn ń wà ń sọ so àti ìdílógbà ń sọ in tó ń rí àti ahọ́n òun fama basurat aynaya ba'daka manzaran ó ní ojú òun yìí méjèèjì kò rí nǹkan míì mọ́ lẹ́yìn rẹ̀ o yasu'uka illa qultu qadrahu nafani ó ní in tí ó tí wọ́n lọ́wọ́ bọ̀ ní nífẹ̀ẹ́ tí ó kópa ولا بدرت من بعدك لفظة ó ní gbólóhùn kan ò sí jáde lọ́dọ̀un ìgọ́ ìrìkà illa qultu qad sama'ani ok gbólóhùn kan ò jáde látọ̀dọ̀ ẹlòmí sóhun lẹ́gọ́ ìrìkà tó wá látọ̀dọ̀ ẹlòmí tó yàtọ̀ sí Ọlọ́run bá illa qultu qad sama'ani wípé ah ti tó òun ti gbọ́ wala khatarat min zikiri ghayrika khatratan ó ní ìrántí ẹlòmí kò ní sẹ́ yọ sóhun ala alqalbi lórí ọkàn wọn illa arujan bi bi anani ok illa arujan bi anani àfikún sẹ́ríkò lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn orígun wọn kóhun sẹ́ríkò lọ́dọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní إذا ما تسلى القاعدون على الهوى بذكر فلان أو كلام فلان ó ní nígbà tí àwọn tí wọ́n jùkó lórí afẹ́fẹ́ tí wọ́n ń yọ̀ lórí ìfẹ́nu àbí tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìfẹ́nu bí zíkìrì fulani pẹ̀lú ọ̀rọ̀ lágbájá aw kalami fulani àbí ọ̀rọ̀ tamido wajadtu alladhi yusli siwaya yashuquni o máa rí pé àwọn ẹlòmí tí wọ́n ń dìzáyà ẹlòmí látọ̀ sí ìwọ ọlọ́wọ́ bá àbí wajadtu alladhi yasli siwaya yashukuni ó ní òun rí pé àwọn tí wọ́n gbàgbé ìwọ wọ́n máa ń tí òun sí ila qurbikum hatta amla wípé láti súnmọ́ ọlọ́wọ́ kódà débi ibi tó ibi tó ibi ibi gbogbo àyè tó ń bá wà so in tó dà in tó ń sọ lọ́nà pé òun ma sún lọ́wọ́ bá so wọ́n ni alhafi rọ́jà sọ pé abu ibadi òun ló sọ wọ́n ni intaha al-kalam alhafi rọ́jà sọ pé ọ̀rọ̀ ti tán wallahu a'lam ọlọ́ọ̀bá ló nímọ̀ jùlọ so rí ní alhafi rọ́jà na fi gbẹ̀yìn rẹ̀ na fi gbẹ̀yìn rẹ̀ wọ́n fi gbẹ̀yìn tíra ah, kí Allah subhanahu wa ta'ala kó sanwó lẹ́sàn ah, fajazahu Allahu khairan ونفع الله به آه، وأنار الله قبره وزادنا الله من الخير جميعا كالله سبحانه وتعالى كباكي الحافظ بن رجب وكوسي وانا لنتي يولي في أثار له تاون يوم سنفانيك له تيني باتباكتا تلوح الخط في القرطاس دهرا وكاتبه رميم في التراب خرجت من التراب بغير ذنب وعدت مع الذنوب إلى التراب الله سبحانه وتعالى وفي سنو ميزان الحسنات وقال نكتب بروري أنتم جوزف لودو هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين